الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجوكم الله سبحانه وتعالى أتوا عليكم كاتب إخوان محمد صلى الله عليه وآله وسلم حديث مجيتي أكاني إجوكو تقجر هنا حديث عن محمد صلى الله عليه وسلم látọ̀dọ̀ sáàl bin sáàdì radiyallahu anhu anna rasulallah sallallahu alaihi wasallam qal la yazalu an-nasu bi khairin ma'ajjalul fitra muttafaqun alayh gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àdíṣù tí ó wà nínú sunanu tirmidhi tí wọ́n lè sàlàyé fún akwai imam tirmidhi nìkan ni ó gba àdíṣì wà nínú àwọn ashabu sunan hadithi da ni hasan tí wọ́n ni annabi muhammad sallallahu alaihi wasallam sọ wípé قال الله عز وجل أحب عبادي إلي أعجلهم فطرة èyàn tí mo fi nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹrú mi òun ni àwọn tí wọ́n bá mọ́ tètè ṣìnà hadithi adẹ̀mú àwọn fawaid kọ̀kan wọ́n bẹ̀ láti ọ̀dọ̀ sheik abdullahi al-bassam rahimahullah nínú tamura bẹ̀rẹ̀ ní wípé istihbabu ta'ajilil fitr mustahabbu ni kíyàn tètè ṣe kíni kíyàn tètè ṣìnà so adẹ̀mọ́ abẹ́nà wípé kí ẹ ma tètè sínú yẹn kọ́ nínú àwọn tó ń tọ́ka lórí wípé èyàn sì wà lórí dáadáa ni adẹ́ sàlàyé fún pé dáadáa yẹn náà ni ìmọ̀nà annabuwa muhammad sallallahu alaihi wa alihi wasallam ilé tí mo tún fẹ́ ká mú níbi ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí Sheikh Bilal Bassam tán sọ bẹ̀ wọ́n ni hadha al-hadith min فإن تأخير الإفطار هو طريقة بعض الفرق الضالة كده حديث غنينو àwọn mu'jizat annabi sallallahu alaihi wasallam because ma flo isinu lára wọ́n ní ka ẹni ojú ọ̀nà ìkan nínú àwọn ojú ọ̀nà àwọn igbe tan ti sọnù ni ibn abdul bawr rahimahullah atani wọ́n sọ báyìí pé seri àwọn ahadith pé ká tètè ma sínú yẹn kama ma wùdó di 7:30 gínẹ́ kan kama fi táìmù sínú àbí òun orí rédíò kíyàn wo oòrùn sóòrùn ti wọ̀ kíyàn sí sínú kíyàn ma ṣe bẹ́ ń kọ́wò àti wàtà àfíèrò sọ̀rọ̀ àti kíyàn ma lọ ìsinú lára sàárì kíyàn ma lọ lára àwọn àhàdìsì wà fún tẹ́gbẹ́ sahihatun mutawatirah àwọn àhàdìsì pọ̀ débi wípé yóò àwọn tí wọ́n gba àhàdífì wà wọ́n panupọ̀ lórí ẹ̀rọ ni kódà wọ́n ní àwọn àfáǹkọ́ wọ́n tún panupọ̀ lórí ọ̀rọ̀ tá ń sọ yìí wọ́n dẹ̀ panupọ̀ yìí pé sunnatun muttaba'an sunnata gbọdọ̀ alwazir ibn hubayra wọ́n gba wọn haka ijma'i wa so kódà ìwé lè gani takiyuddin al-Hilali sheikh takiyuddin eh, ibn taymiya wọ́n lọ́wọ́ náà sọ naam wọ́n ní ọ̀rọ̀lọ́n tọ́lọ̀ sọ ní Kùránì pé thumma atimmu siyama ila al-layl wọ́n ní fahada yaqtadi anna al-iftara inda ghurubi shams faqad ajma'u ala anna as-sawma yanqadi wa yatimmu bi tamam al-ghurub ó ń tọ́ka lórí wípé áyà pé thumma atimmu siyama ila al-layl lẹ́yìn ìgbà yẹn ẹ wá continue àwẹ̀ ẹ wá complete àwẹ̀ yín ẹ gbàwẹ̀ títí tí ó fi di al-layl òru ó ń tọ́ka lórí wípé ìftọ́rù ó ti ṣẹlẹ̀ already ní táìmù gòròb àṣàmì tó rùn bá ti wọ̀ eré báyìí àbí ní táìmù yẹn kódà ìjìmọ̀ wà lórí ẹ̀ pé ti already tán báyìí wa anna sunnata an ala tahakkuki al-ghurub súnnà sí ní pé kí ẹ ti tẹ̀sínú tí ẹ bá ti tahakkuku lá àdìsàlẹ́tẹ̀lẹ̀ náà ó lè ṣẹlẹ̀ pẹ̀lú ọgọ́lábá الظلم inú ta ti mọ́ mú inú àwọn ta ma fi mú àwọn àkàmù náà nìkan alábàtò tọ́lù ní wà ń bẹ̀ ṣe yẹ báyìí àbí naam so wani wa anna sunnata an yuftira idha tahaqqaqa al-ghurub wa anna lahu al-fitra bi ghalabati adh-dhann ittifaqan ittifaqu wa lórí pé ìyẹn di sínú lórí ghalabati adh-dhann wa dhalika iqamatu lidh-dhanni maqama al-yaqin iqamatu adh-dhanni maqama al-yaqin ibi ẹ̀kọ̀ gbígbà tí yẹn bá gbé zọ́nù sí ayẹyẹ kí ni so zọ́nù bí kì í ṣe bí máa na shak kẹbẹ̀ yẹ kọdíyà masala ni sheik takiyuddin al-hilali ni wa ma'al لا يستحب التعجيل مع الغيم إلى أن يتيقن الغروب ìgbà míì mọ́ wà tó ṣe pé ojú ọjọ́ kùrùkùrù mọ́ wà lójú ọjọ́ níbi bí yíò wọ́n ní kò yẹ kí è tètè sínú bí tí kùrùkùrù bá wà lójú ọjọ́ kò yẹ kí è tètè sínú ìdí ni wípé a sì wà ní asù wípé a sì wà nínú pàǹgbàrà lọ́wọ́ kálíbà fi mọ̀pá ayọ́rọ́ àwọ́yẹ kìí sílẹ̀ tó báyìí mathalan ní àná kanípélànà aṣínú níbi 630 ó wá dè ní ojòjò wá dẹ̀rù ó yẹ ká fi àsìkò díẹ̀ sí káfìtà àkọ́kọ́ ìgbé àti wọnú ìsinú wọ́n ni wà kúrì halifitr wọ́n ni wà yẹ وكرها أو وكرها أو وكره الفطر مع الشك في غروب الشمس ولا يكره السهور مع الشك في طلوع الفجر إلا الجماع wọ́n ní àmá tó bá jẹ́ pé bí a káwà sàárín kọ́ ẹgbẹ́ súnnà níbi ká sínú onígbé ká tètè súnnà níbi sàárì oníká lọ́ra ó wọlé báyìí àbí tọ́yìí sí ojú ọjọ́ bá wá sí ń kọ́ wọ́n ní kò kí ń ṣe mustahabu makaiti sínú bá a ṣe sùúrù because ó dẹ̀ lọ lórí kọ́ ìdá pé al'aslu al'aslu al'aslu náà ni wàlìyàkín láyìzálòbí ṣak tó wọ́n ni pé mọ̀kúrúhù ní ká tètè sínú mẹ́rin mọ̀kúrúhù ni àmọ́ kèkè ń ṣe mọ̀kúrúhù tó akí bí á sáàrì ni àwọn òfin eh sálìfàjá bí ti yọ àbí ò ti yọ mọ̀ jẹun lọ́ntẹ́ orí báyìí àrí mọ̀ jẹun lọ́fún because aslu ni pé a sì wà ní táìmù alfajari eh a wà ní táìmù sààrì ìpìlẹ̀ nípa wà ní táìmù kí ni sààrì ó ní lè mọ́ jẹ́ sààrì lọ a sì in doubt a sì ń doubt nípa kí ni yìí nípa ipé sàlìfajari ti ṣe kí ni so ti wọlé ní so mọ́ jẹun lọ but níbi ti ti sínú kí là and doubt a ń doubt pé sásìkò sínú tító ó ti lè sínú bá ó ti méjì báyìí àbí àhà bó ṣe rí nìyẹn so nínú àwọn kọ̀dí àwọn kọ̀dáyà tó wà ń bí ni wípé al'aklu wa nahwuhu ma ash-shakki fi tulu'i al-fajr ja'iz so ká jẹun àti bẹ́ẹ̀ lọ ẹ̀hẹ́m wọ́n wáyọ̀ kan wọ́n ní aljima'a kẹ́ẹ̀mọ́ ṣe jima'a nìkan dé kẹ́ẹ̀mọ́ ṣe jima'a kẹ́ẹ̀mọ́ súnmọ́ obìnrin náà wọ́n ní al'aklu wa nahwuhu ma ash-shakki fi tulu'i al والإفطار مع الشك في, في الشمس لا يجوز so kí yẹn jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tulu'ul fajr ó tọ́ ní sáàrínú àmọ́ ìftọ́rùn tí ẹ̀ pẹ̀lú ṣákì òun ò tọ́ ṣe bá yà bí àhà wọ́n ni wa huwa mabniyyun ala qa'idatin shar'iyyatin 'azima hiya anna al-asla baqa'u ma kana ala ma kana gbogbo náà láti máa ṣùgbẹ́ baqa'u ma kana ala ma kana ìsìn tàà ti sínú ìrọ̀lẹ́ láwà yìí bàkọ́wù pà ti sínú ni títí tàà fi tàà kọ́kọ́ tàkí bí sàárì ni sàárì pé a sì ń jẹ sàárì lọ́wọ́ ni wọ́n yẹ́ ẹwẹ́ jẹ́ káyà dúó àìmọ̀ bóyá mú hmm, má gbé sàkùwà fáwọn bí títí tàà fi ṣe haditha kayin ko o ce tele kije to anu sunu tirmidhi fihi ithbatu sifati almahabbati lillahi ta'ala in bembe ifin le mahabba inife fún Ọlọ́run ba subhanahu wa ta'ala lọ́nà fi sọ́nà Qur'an kul so allah yuhibbu wa yuhabbu khilafan lil asha'ira wa ghayrihim min ahli al-bid'ah woni tagawo ni wa kun sí mẹ́ta ni Ọlọ́run mẹ́ta ni àwọn ìjọ pín sí àwọn kan wà àwọn mu'attila lákọ́kọ́ al-mu'attila àwọn ní inna allaha la yuhabbu wa la yuhabbu eh so ọlọ́ọ̀bá èyí lè fẹ́ rẹ̀ la yuhibbu wa la yuhabbu eléyìn kọ́ àkídà mu'attila ni gẹ́bí àwọn jahmiya àtàwọn mu'tazila àtàwọn bẹ̀bẹ̀ lọ ẹlẹ́kejì làwọn àṣáyẹrọ àwọn ní inna allaha wà láyé ẹwà àwọn àkọ́kọ́ inna lọ́ha: la yuhabbu wà la yuhibbu ọlọ́run ó lè fẹ́ràn ọlọ́run ọlọ́run ò sì lè fẹ́ràn rẹ̀ àwọn àṣáyírọ ni rárá inna lọ́ha yuhabbu wà la yuhibbu ìyẹn lè fẹ́ràn ọlọ́run àmọ́ lè fẹ́ràn wọ́n <laughs> tí àkídà ẹlẹ́kẹta àkídà tó bá súnnà mú o ní pé inna Allaha yuhibbu wa yuhabbu ọlọ́run ìmọ̀ nífẹ̀ẹ́ yìí èyà sì mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ kí lẹ̀ rí ọlọ́bá sọ ní Qur'an kí lọ́n gbé man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbunahu ẹ̀wọ̀ méjì ọlọ́run ó nífẹ̀ẹ́ wọn wà yóò hì búnà hú àmúnú wà nífẹ̀ẹ́ ọlọ́run ẹwọ gaba bọ́lá ẹ̀ṣẹ́ ara kìdà tí àkídà tó bá súnnà mú tó bá Kùránì àti súnnà mú ǹgangan ni àkídà tó sàhíha hadith tó kùtà mú ọ̀rọ̀ sàrílẹ̀ fa inna fi suhur aw fa inna fi sahur baraka a barakatan tó ní ẹ máa nítorí pé ń bẹ sàárì ń bẹ albarka ń bẹ bí kíni wọn níbi sàárì náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdíti mi bẹ̀rẹ̀ náà ọmọdá àkàm nípa múdà sahur o ní pé àdíti àdíti Anas bin Malik látọ̀dọ̀ Zayd bin Thabit radiyallahu anhu tó ní tasaharna ma'a Rasulillah sallallahu alaihi wasallam thumma qama ila salat qala Anas kam kana bayna al-adhan والسهور قال قدر خمسين آية so ẹjẹ́ kakọ́ wà aláàkọ́ ẹni hadithi yìí ó ń sọ̀rọ̀ nípa sàárì jíjẹ ṣẹ́rí hadithi wọ́n ni àkọ́ ni pé asahor kínáǹpé ni asahor kínáǹpé ni asuhor asuhor òun ni kínáǹpé eh, afan asahor òun oúnjẹ ta mọ́ jẹ fún sàárì fa'ul ẹ wá rí as-suhur ohun gangan ní jíjẹ sàárì yẹn ṣe bá yà bí so wọ́n ni pé òun ni masdar suhur ni masdar suhur ni ismu masdar because ẹ pé tasaharo ni ya tasaharu tasahuron masdaru ni bọ̀ suhur wá ní àjẹ́kini ismu masdar yẹ́ bí èrò tasala yẹ̀gùtẹ́sílù ìgìtìsáàlán gúslan fún àwọn oníkéwú in dán pè ní masdar àti ismu masdar ìyàtọ̀ méjì ni pé masdar ni èyí tó bá ti bá kọ́ ìdàmù àwòzánù wà ní èdè lágbàwá fún àwọn àfàálù kọ̀kan ó láwọn òṣùmọ̀ tán fi wọ́n ṣẹ́gẹ́ tó bá ti bó súnmọ̀ mú ohun tàfá tó bá ti rí tàfá alá mùdọ́rí rẹ̀ mọ̀ jẹ́ ni yà tàfá alù masdaru rẹ̀ mọ̀ jẹ́ ni tàfá ulán oye báyìí àbí ẹ̀hẹ̀ ìwé lè lè tàsáhárà ó jẹ sàárì yà tàsáhárù ìjẹ yóò jẹ masdaru ẹni kí ni o tàsáhùrọ́n gbẹ́ẹ̀kọ́ sọ wánu àmáwárí sòhóró wọ́n wà so bọ̀ sahur sahur o ni oúnjẹ tánjẹ tí wá ní dákun bá ń gbé sahur wá bá ń gbé kìí wá sahur mi wá ó dẹ̀ gẹ́gẹ́ bí wàdú ò ní fa'adu kọla yẹ̀mẹ́nà hó fil wàdú ì ó wá ti ọwọ́ ọ̀tún rẹ̀ bọ́dún kí o alwàdú ì omi alùwàlá alìwùdú ù mo bí kò yí dáadáa máa yàrí mashallah ẹmọ̀ wọn kan wọ́n ni kí náà pè ní albarka wọ́n ní fa'inna fi sahuri barokatan albarka bẹ̀mbi ká ma jẹ sàárì ló jẹ́ kò lọ tó kí ẹ ma jẹ́ kí ni o kí ẹ lè mi ò ní jẹ sàárì ẹmi ò jẹ́ kí ni o èmi ò jẹ sàárì dìde lóògùn kó jẹ́ kí ni kò jẹ sàárì nam bá wà fáà kò lè fọ́lá albarka àwọn lóore lọ́wọ́ ni ọya mọ̀ ẹwà ọya gbà albáríkà albáríkà ní bẹ̀lá rẹ̀ tàbà kan bá tútọ́ tó bá gbà tó fi para ó kàn fi Ebola àti corona para ni o kò sálùbáríkà kẹ́kẹ́ níbi bẹ̀ a so ibẹ̀ lójú ti ma rí wípé kọ̀tọ́ kò mọ́ lóun fọwọ́ albáríkà alẹ́ tẹ́ mọ́ rá albáríkà ni àfá tó fẹ́ tálùbáríkà fọ́ sóhun gan lálùbáríkà ni orí báyìí àbí ziyadatul khair oná ń pè ní àtàbábúrúk o wá ní tọ́lábù ziyadatil o tàbábúrúk o tàbábúrọ́ka ay yẹ́tùlúbú ziyadatil khayr wọ́n dẹ̀ tún ń pè ní annama'u náà nama'u develop ní kama kó ma gòkè develop orí báyìí àbí ẹ̀hẹ́ annama náà kí náà kẹta lè mú níbi hadithi adẹ̀ tó wọ́n kàmí níbi àdífì títí ìkejì ẹ̀nà nínú ẹ̀ ni pé wọ́n ni pé ziyada kan tún bẹ nínú musnad imam ahmad níbi riwaya yìí nínú àwọn àǹfàní tó wà níbi pé kákọ́rọ̀ riwaya àtijọ́ ká fi gbọ́ àdífì ẹni ẹ̀ riwaya yóò wà ń bẹ̀ wípé fàlátàdà ìhùhù ẹ gbọ́dọ̀ fi sàrílẹ̀ ẹwọ̀rà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam ẹ gbọ́dọ̀ ṣe kíni fala tada'uhu ẹ gbọ́dọ̀ fílẹ̀ walau an yatajabra ahadukum a bi jur'atan min ma'in kò bá jẹ́ pé gẹ omi kan ló kàn rárá mu kò bá jẹ́ gẹ omi kan ló mu fa inna allaha wa mala'ikatahu yusalluna ala al-mutasahhirin ni pé Ọlọ́run bá tànẹ́bí rẹ̀ wọ́n máa ṣe kí ni o asọ́látù fún àwọn mutasahirun tọ́lọ̀n bá ṣe sọ́látù fún yẹn ọlọ́bá yíyàn láàrin àmàláìkánu káà na ẹwù àwọn ogun nílẹ̀ jẹsàrí yóò àwọn màláìkà wa máa sàdúwà fún wọn máa tọrọ àforíjì fún ọ oríbẹ̀yìn àbí oríkọ́kọ́rọ́ láti ń bẹ̀m̀bẹ̀ àkọ́kọ́ nínú talimori àdíkẹ̀ pé ọlá ń bẹ̀bí ká máa jẹ́ sáré mọ́ wọn ó kíníkẹ̀ ẹwù ẹ̀sìn Islam ẹ wo bí islam ṣe rí sítò ẹ wo bó ṣe dùn tó islam yóò fi ìgbádùn wà ń bí nǹkan ó yìí tó mọ̀ ní ládá lórí ìgbádùn wà fi bó lè ahadikum sọ́dakọ̀ àníkò mọ́ súnmọ́yàwó rẹ̀ sẹ́ ó tún mọ́ gbà sọ́dakọ̀ wo sọ́dakọ̀ fẹ́ tìrì ọlọ́ọ̀bá ìwọ tó gbà sọ́dakọ̀ ìwọ ló ń ṣe rárẹ̀ mí o kò kí mí o <laughs> ìwọ tún lè wá bó tún ṣe mọ́ gbà lékún sọ́dakọ̀ pẹ̀lú kíni fẹ́lẹ̀kejì sọ̀dàkọ̀tánì ló bẹ̀rẹ̀ àríbẹ̀ọ̀kọ́ tó fẹ́lẹ̀kẹta sí mélòlù sàlásátú sàlású sí sàlásù ní àrí sàlásù náà ni sàlásù sọ̀dàkàtì tó bá kí mẹ́rin ń kọ́ harbor sọ̀dàkọ́t wọ́n nìkan àkùmọ́wọ̀ márùn dákùn ìyákùn wà lùgùlù márùn márùn mẹ́rin náà tó ah, ẹwù kan báyìí ó ma gbádùn fa ó tù àmà ní sárakọ̀ àníbi tó bá dé bí pé a ní ibi oúnjẹ tó bá fi tí ìbá fi síyàwó yẹn lẹ́nu sọ́dákọ̀ tó ń bẹ̀m̀bẹ̀ Allahul musta'an so almuhim yìí pé ẹwù mo tún jẹ sàárì ó jẹ tó nù sàárì ó dá kíyàn rí àwọn iyán tó gbádùn wàláì tó àtẹ̀gúsí tó wà òkè tó rẹ̀ pé dáadáa ó ma jẹ ó ma iyan tó se tó fà ó ma jẹ lọ pẹ̀lú ẹ̀gúsí tó gbádùn àtọ̀gúfe sógúfe náà ma ń gbà rí tó wọ́n dúó sórí oúnjẹ báyìí ó sì tó ma níládá ọlọ́ọ̀tọ̀ a ma yìnyàn láàrin àmàláyíká ẹ̀sùn olótún dájọ́ sí ìsìlámù mọ́ ẹ̀sùn wípé ó tún ma gbádùn ara rẹ̀ but gbogbo ẹ̀ ọlá wípé òun ṣe tọ́lọ̀ bàbà nífà ẹ wá imagine nígbà tó ń gbárùn gbádùn iláyé aljanna wa ńkọ́ ìgbádùn ayé ní aljanna wa ńkọ́ Allahu akbar Allahu mọ́dún wa ní ìgbádùn nam wo àwọn ará ọ̀dọ̀ àrùn láwọn gbáwẹ̀ 40 days àmá ìlòmínà mọ́ sí mọ́ dágbọ́n sí o wọ́n ni àwẹ̀ funfun ní orí nǹkan ẹ̀dàkùn olóǹgbàwẹ̀ olùmọ̀mùmíkì ó lè jọ gẹ́dẹ̀ <laughs> kòníjẹ́ tó bá ti pán àrí kòníjẹ́ funfun láìsì lọ gẹ́dẹ̀ láìsì tí ó lọ bẹ́ẹ̀ tí ó níyọ̀ ó gbàwẹ̀ ó kẹta rẹ̀ ó lè máa jẹ yí ó ní bread náà wheat àti wheat bread náà ó lè jẹ funfun náà ó kàn ní fọ́bẹ̀ jẹ́ ni funfun kí ni tí wọ́n gbé yín ti yọ́lọ́ ẹ̀gúsí olówó gbé òtún lè yín ti yọ́lọ́ so ẹ̀lá sí àwẹ̀ lè yìn èyí lè yìn sáwẹ̀ náà ìgbà tí ìbákan sí rẹ̀ ni wàlá kò because ẹmú tó ṣẹlẹ̀ ní kí ní ọpọlọ ni bèèrè pé ó yá ìbọlọ́wà ní òwe bèèrè lọ́wọ́ Islam ìṣíádì ni wọ́n ní ìṣíádì lẹ́ntẹ́ ni wọ́n mùsílẹ̀ <laughs> ìlú àwọn tí ẹmọ́ nínú àwọn iṣẹ́ ìṣíádì tẹ́kọ́ nínú usulu kí ní àwọn iṣẹ́ ìṣẹ́ kí nínú alẹ́ ìmọ̀ o ní mò ń ṣe ìṣẹ́ àti òfẹ́ èyàn fẹ́ sófò dànù náà so alimohim o ni wípé Islam kò sẹ́sì kẹta tó lè dàbí ẹ̀ṣin Islam <clears throat> naam so ẹmọ wo nínú ẹlẹ́kẹjẹ ẹlẹ́kẹjẹ sáwọn bẹ̀ ní wípé in tó jẹ́ zọ́ ìrọ̀ hadith yẹn ni wípé wájìbù ni àbí al'asùfil amri alwujud hatta najida sorry sorry fal wujub in to ma se lo amuru bi kan gbe ese bayi o ese bayi o kíni pìlẹ̀ wajibu ni bawo itu enike de bi do je sare wọ́n ní zahiru ni zahiru alhadith wujubu suhur aw wujubu sahur walakin sarafahu anil wujubi ila an-nadbi ah هو ما ثبت من مواصلة صلى الله عليه وسلم وقد نقل ابن المنذر الإجماع على أن التساهر مندوب وليس بواجب bọ́dá sáwọn pé mọ̀ndúbù ní onípe arípé ànẹ́bì sallallahu alaihi wasallam ó wá sọ́lá àwẹ̀ ó ṣe kíni ó wá sọ́lá na láàrín lọ pé kílà ànẹ́bì sọ́lá àdíkẹ̀ náà ipe tánàbí náà yẹ̀kú níbi alwisol ẹ̀ náà rasulullah sallallahu alaihi wasallam alwisol kíla ya rasulullah innaka tuwasil qala inni lastu ka hay'atikum inni ut'amu wa usqa anabi yoni anabi ne ma ṣe bisol anabi wa ma ṣe bisol na sallallahu alaihi wasallam yukhalif amru eléjì tó wá ní sáré ẹ̀kejì ní pé atúwárí ìjìmá atúwárí ìjìmá Ibn al-Mundhir ok wọ́n náà kọ́lá ìjìmá wá lórí pé kí ni o mandubu ni ẹ́ mandubu ni kíyàn ṣe kí ni o kíyàn gba kíyàn jẹ sáré ẹlẹ́kẹta ní pé albarkatul hasila minas sahur ma albarika ti ń bẹ níbi sàárì o ní pé òun sin tọ́lọ̀ ni ó ṣe in tọ́lọ̀ ń pa ọlá ṣẹka ṣe ẹmúgbà wípé àdìmọ̀dúgbù náà ma'amurin bí i sọ́hí àmlá sọ́hí tàbá ti ní pé amọ̀rọ̀ bí i o lè jẹ́ wájib àbí kó jẹ́ mandub ìgbà wọ́n wajhi bil ilzam taki bí ó wá pé dandan ṣe wajibu wọ́n ní ẹ̀ṣẹ̀ náà ni àmọ́ ní dandan ni ẹ̀kọ́ wọ́n ní àjẹsàrí àbí bọ́n wọ́n ti ní kìí ṣe dandan mọ́ so ojú ẹni pé mandubu ni nam nínú albarka ti tó wọ́n bẹ níbi ká máa jẹsàrí ni pé agbára tí ó fún wa láti lè fi ṣe tọ́lọ́ọba láti lè fi jọ́sìn fọ́lọ́wọ́ bá a ṣe bá yà bí nínú ẹni pé ó ní pé ní ìyapa ṣe tó ṣe pé òun ò jẹ sàárì ń tẹ̀ èyàn ẹgbẹ̀rin tó bá jẹ sàárì ìgbà tó bá ma fi wọ 10 báyìí sàárì yóò ti tan rẹ́dì ọ̀rẹ́dì tẹ̀ ojú ẹ̀ tó tọ́rùn bá mú ojú ó ti pán yóò kàn mọ́ sùn káàkiri ni ó mọ́ láwọn ẹ̀kẹ́ tí ẹ ma ń gbà bí ẹ̀ bá gbàgbé láti jẹ sàárì ó mọ́ ń sèrè bí ẹ̀bẹ̀ tanú àwẹ̀ gbà mí tó <laughs> tí ó bá sí bí àyò èyàn bí àwọn tọ́mọ ń dágbé matalan àbí àwọn tẹ́kí wọ́n ní àwọn tí wọ́n ní ahal ìmọ̀ ṣẹlẹ̀ sáwọn náà gbàmì ìgbà mí ní ó ní ahal yóò wá ṣẹlẹ̀ sí gbogbo ní kó làkẹ́ jẹ́ tẹ́lẹ̀ family gbogbo yóò jìsùn ẹkàn jí báyìí ìrún pípẹ́ ok bóòdẹ̀ ìṣẹ́ sọ́nà bóòdẹ̀ ìṣẹ́ ẹkàn yóò kàn jí báyìí ohun yóò ah ilẹ̀ mọ́ mi kò tó ní òdúrù láti fi jáwẹ̀ in tó lè jẹ́ kí ẹ̀ jáwẹ̀ ní pé tó ẹkí bí ẹkí ní yíó ó lè dìdì sí alhalak ah ẹ̀mí ọ̀bọ̀ bóyá ojú èyàn ti ń pòyì èyàn ti ń rí six ní nine ó ti ń rí two bí four ó ti ń di bí ó ti bóyá èyàn wa mọ́tò lọ stẹ́rì ti ń kí ni mo ó wà jábá ó wà san padà ní ẹ̀yìn Ramadan ó sì gbọ́dọ̀ sán káwẹ̀ mi tó dé ní o káwẹ̀ mi bá lè bá dé bá ọ tó tí ìsan àwẹ̀ previous Ramadan àwọn àfáà mi gbà pé gbogbo àwẹ̀ tó bá ti ìsan yẹn ó wà máa sán ó tún wà máa ṣe ìtọ̀ám àwọn mí ní ìtọ̀ám nìkan ló ṣe ò ní gbà mọ́ tọrọlọ́wọ̀n ní gbà á àwọn àfáà gbà pé tó bá ti lè ṣe ìbádà tó bá ti kó lásìkò táìmù ìbádà ọlọ́run ò sí tí ó fi jẹ máa àmì tó lálàáfíà ní pé yíó ṣe kọ̀dọ̀ ọ̀nà bí ẹ̀ tí ó yẹ kò kí zóòrì àsìkò àṣìrà fọ́lé àǹfà mi ò ní pé mọ́ wùlẹ̀ kí zóòrì mọ́ ọlọ́run ní wùlẹ̀ gbá kí ló ń tó ń kí sí kọmọ́ ṣe istighfar kò sì mọ́ bí ọlọ́run bá bọ́ alìmọ́rin ni pé ó So, àwọn fàáyìdì mísí wà but ẹka lọ ok àwọn ìkàtà lè múnà àdíkẹ̀ ni àwọn mísí wà but ẹjá filẹ̀ fa'ida àǹfàní àwọn àǹfàní tó wà ń bí ahadith al'amur bi tasahhur wal hadd ali wa ta'khiruhu wa ta'jilu al-fitr mutawatira hakaha tahawi wa ghayru àwọn hadith tó ni ká ká yára jẹ ìsinu àwọn àdífì pọ̀ ọ̀gá Imam Tahawi wọ́n gbà wà wọ́n ni la yajibu as-suhur hakahu bil-Mundhir wa ghayrihi ijma'an wọ́n ni pẹ̀lú ijma'a kèyí sí wájú mú kíyànjẹ́ sáré ṣe bá yà bí àtúbẹ̀lọ ẹgbẹ̀ sáré wà díkì èyí tí mo kàlẹ̀ kàyẹ̀ pé múdà sáré so eh, naam tayib sheik abdul albasam nínú àkà tí wọ́n mú níbi àdíkì ti sàúrin àtàlẹ́ẹ̀kà o ní pé àdíkì eh, jẹ́ bin sa'adis eh, anas bin malik tàbí àwọn látọ̀dọ̀ zaid bin thabit nípa àwọn jẹ́ sàárí látọ̀dọ̀ lọ́dọ̀ nígbà muhammad sallallahu alaihi wasallam nínú àkà tí wọ́n mú níbi àdíkì yà ní wípé afdoliyatu ta'khuri sahur ila qubayl alfajr ọlá tí ń bẹ fún kí ẹmà tẹ̀kù kí ẹmà jẹ sàárì di bí ọwọ́ díẹ̀ tó kù tí alfajr sadiq ni lè tí wọ́n fi pè wọ́n ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ni pé almubadaratu bi salati subhi haythu quribat min waqtil imsak o ni pé kí ẹ̀ tètè máa kírun subhi ẹ́ kí ẹ̀ tètè máa kírun kí ẹ̀ máa jáwọn tó máa kírun subhi ní àwọn tó ma kírùn ṣúbẹ̀ ní time wòyí ní 12 o'clock àbí 10 o'clock àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò tọ́ kí ẹ ma ṣe bẹ́ẹ̀ kí ẹ ma kírùn um, ṣúbẹ̀ ní ọ̀rọ̀ àwọn time nínú ọ̀gá tàbí mún imsak huwa tulu'u alfajr àsìkò imsak ní time tí fajr bá ti yọ lọ́lọ́bí zaki wa kulu washrabu hatta yatabayyana lakum alkhayt alabyad min alkhayt alaswad min alfajr ثم أتم الصيام إلى الليل بهذا نعلم أن ما يجعله الناس من أن ما يجعله الناس من وقتين وقت الإمساك أها وقت للإمساك ووقت لطلوع الفجر بدعة ma anzalallahu biha min sultan so a ṣàlàyé lè tẹ̀lẹ̀ ipé èyí táwọn èèyàn máa ń ṣe tán máa ń pín táìmì sí wákùl imsak àti wákùl tulul fajr òun ni mú tán máa ń pè fún yín lórí rẹ́díò yẹn àtà mọ́sálásí mi ìhun yẹn ni ìhun imsak wọ́n àkọ́kọ́ pè òun imsak náà wọ́n sọ á pè òun ipé ìhun fajr so tó ti gbọ́n ẹni báyìí àbí ìwọ̀n àkọ́kọ́ wọ́n kọ́kọ́ pè é tó má pè wọn àkọ́kọ́ òun jẹ ma ló fi jẹ́ pé èyàn tí ó bá máa pè ohun ó gbùdọ̀ jẹ́ ní pé yóò mọ̀ bá ṣe ń wo táìmù tó because tó bá pè ohun ó stop àwọn tán pọ̀ láti máa jẹ sàárì ti lè pè ohun ẹlẹ́ẹ̀kejì báyìí kọ́ o ti stop àwọn èèyàn tí wọ́n pọ̀ níbi máa jẹ́ ni o sàhóró so ó gbùdọ̀ nípa bíyàn sí mọ̀ bí i oní tí yóò mọ̀ gùn tí ó mọ̀ gádádá sókè tí ó mọ̀ fi wo ìgbà tí alfajoro asọ́dì ti bá yọ ní ọ̀nàbítà náwọ́ sí ni aha so ó pàtàkì gan ó pàtàkì gan kí ẹ mọ́ àwọ̀rọ̀ mọ́ àwọn èèyàn níbi ìtọ́lọ̀bá túlẹ̀ fún wa kí ẹ mọ́ adí àwọn èèyàn páwo kí ẹ tú àwọn èèyàn lẹ́m tọ́lọ̀ ti tú wa lẹ̀ ibi tọ́lọ̀bá ti dè wá àwọn àánú ṣe kí ni o adìrẹ̀ wa ní ibibẹ̀ nínú ọ̀gá táfà mọ́mú tàwádù wà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbàtí pé wọ́n jẹ́ káwọn yàmà jẹ sàárì ní ọ̀dọ̀ àwọn alìmíwà kìníkà yọ́rọ̀ olèwọlé ìgbàwó kòkòrò sásùn láà abadan anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa Thabit ọni time tó wà láàrin sàárì àti kan bí ìgbà tí wọ́n fi ka 50 ayà tí ó dá kí ọtí bá ṣe àìsáàbù rẹ̀ gbàmọ́ ní pé ṣe bí 15 minutes kọ́yìn 15 minutes time to kiri náà bí 10-15 minutes depend bí tí yẹn bá ka àwọn ayat mutawasita kí n tí ń ṣàwọn dákàkásẹ̀rọ̀ tí ó wà dákàkásẹ̀rọ̀ tí ó kéré gan tí ó kúrú gan tayyib náà hadith tó kún bí mo ti padà sínú eh, bulugul maram ó ní pé hadith yẹn Salman bin Amir الدبي لبا رضي الله عنه لا تدى نبع محمد صلى الله عليه وسلم صلى الله إذا أفطر أحدكم فليفتر على تمر فإن لم يجد فليفتر على ماء فإنه طهور رواه الخمسة وصحاه ابن, ابن خزيمة وابن حبان الحاكم wọ́n àdífì ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé tẹ́ bá fẹ́ sínú ẹ sínú pẹ̀lú làbídùn ẹ sínú pẹ̀lú kí ni yíò làbídùn sọ́nà ń dẹ́bínú àbí ìmọ́rù bí ámì náà máa ń pè dẹ́bínú ni o náà ni tọ̀ so wọ́n ní ẹṣínú pẹ̀lú làbídò èyí tí ó bá rí kó sínú pẹ̀lú omi àwọn àhàdísì ní wọ́wọ́ tó wá gbé nípa ikẹ́ bíyá làbídò bí lẹ́ta márùn-ún bí odd so <clears throat> so báàbù yìí kọ́ wọ́n ní àdísì mẹ́ta ló wà níbi báàbù yìí àkọ́kọ́ ni pé àdísì tó wà ní ọwà tó ní kana yuhibbu an yaftura ala salati tamarat so lórí ọ̀ká sí pẹ̀lú tamburu àdífì mẹ́ta tó wà náà ẹlẹ́kìí sí ti anis náà ni ànábì ń kọ́ a máa sínú pẹ̀lú làbídò mẹ́ta aw shay'in lam tusibhu an-nar àbí pẹ̀lú nǹkan kan tó sì pé iná ò ti kàn àmá àdífì ń kọ́ al-Ukaili ó gbà nínú ad-du'afa lè tó tọ́ka lórí pé olùmọ́lá láfíà àdífì ẹlẹ́kẹta náà ni àdífì anis ipe ànábì Muhammad sallallahu alaihi wasallam yuftiru ala rutubatin qabla anẹ́bì máa ń sínú pẹ̀lú àwọn rotobat eh, àwọn nǹkan tútù nǹkan tútù rotob bí labido náà ni àwọn rotob tó tútù tó bá ti gbẹ wọ́n pè tamọ́rọ̀ so fa'in lam yajid fa'ala tamarot tí ó bá ti rí yóò lò gbígbẹ fa'in lam yajid tamarot hasa hasawat min ma tí ó bá rí kíní yóò mumi díẹ̀ kíníkà mumi díẹ̀ kíníkà fi kírùn kìí ṣe pé wà fẹ́ sínú ó kọ́kọ́ wá lọ jẹ ó <laughs> kọ́kọ́ gbé ẹ̀kọ àti mẹ́mẹ́ná yóò ti kọ́kọ́ jẹun gbòlówó yóò wà tó gbóúnjẹ sórí tẹ́wò ráyè kádẹ̀ sọ́ra nínú Ramadan àwọn tó máa ń di kèfèrí nínú Ramadan kásọ̀rà àwọn tó fi Ramadan ṣe skit má di kèfèrí lọ́dún yìí o hey sẹ́rẹ̀ wọn kìíní àwọn èèyàn máa ń fa àwọn nǹkan wà láì mọ́ fi ẹlòmí ò mọ̀ pọ̀ ti yóò kàn di yamal kiyama báyìí yóò kàn rí pé faja'alnahu haba'an mansura faqadimna ila ma'amilu min amali faja'alnahu haba'an mansura nígbà tó bá fi rọmọdọ́nù ṣe skiti tí ọ̀rọ̀ eré ló wà nílẹ̀ yìí sí táyọ̀ fẹ́ bí wà lẹ́ gbogbo ẹwọ̀n ló jẹ ìlú ẹ̀ ó mọ̀ lùb nínú illusion wallahi khayalat wallahi àwọn yẹn lùb nínú khayalat wallahi khayalat àwọn nǹkan tí ó rí rídìrídé àṣẹ ìtọ́ wà ní ọ̀dá wà sí ráì ó wà gbọ́wà tó jẹ síwájú ó wà mọ̀lórí ṣe skit ẹwà ń pè wọn ọwà ń jẹun lọ́wọ́ ọwà ń ṣe kí nàkìnìkan wallahi ó fẹ́ sọ ààrẹ <laughs> la ta'tadiru qad kafartum bada imama wuda jama'a rẹ̀ má mú excuse kankan wá ó ti di kèfèrí tó bá ti fi ẹ̀sìn Islam ṣe yẹ̀yẹ́ abu fi taro wi wi ṣeré àwàdà kódà kó má fi pé sorun ti wọ̀ kó má fi ṣàwàdà ó léwu kó má fi ṣe skit ni an kan àbí ṣe comedy kini ẹni kó wá lọ jẹun lọ sawe gari ke ah ó ti jẹun ah kini an kan Allah fi sola ṣe skit ṣe sola ẹnìkan kírun àwọn yóò kọjú síbẹ̀ òun akọjú síbẹ̀ ní wọ́n ṣe rédèrédè àwọn àgbàlagbà àwọn òpònú ará Nigeria tí yóò bá ponú ó sì máa fi islamu ó sì máa fi islamu sáwẹ́wà náà wọ́n lẹ́gbẹ̀ẹ́ wẹ́tẹ́ bá gọ́ ní ìwọ́ tó sì tó máa ń wọ́ skìtì náà wọ́n náà wọ́n ṣe ìlàhákù tí ẹ náà mọ́ kúrù ní o kò sí tó fẹ́ ṣe sí ọmọ reason ni pé Sheikh Salal Fawzan bàtẹ́ sàlàyé hadithi látàtà dé rẹ̀ wọ́n ni tó ṣẹlẹ̀ hadithi ni pé ẹnìkan wọn ní sọ̀rọ̀ ẹ̀sẹ̀ bọ́n ẹnìkan ní sọ̀rọ̀ ẹ ma wo ìkan nínú wá gbọ́rọ̀ wọ́dí ah wọ́rọ̀ olè ń sọ yẹn bó ṣe dìde kó lọ fẹjọ́ sún ànẹ́gbà Muhammad ní sallallahu alaihi wasallam ìgbà tó fi dọ́dà nẹ́bí ayà ti sọ̀kalẹ̀ ọlọ́run ò wá mọ́ sọ pé látàtà dé rẹ̀ ọlọ́run látàtà dé rú ọlọ́run sí gbogbo wọn pọ̀ ni tó ti pẹ́ nìkan ló sọ wọn àmọ́ àwọn yòókù bàbá ní pé ṣẹ́gá àwọn yòókù àwọn jòkó síbẹ̀ wọ́n ń gbọ́ wọn ò sì àǹkárá rẹ̀ ọlọ́run kó wọn pọ̀ mọ́ kúfù ẹ má sọ wo àbó fẹ́ ṣe prank wo bàkáǹdì rẹ̀ tí ó sẹ́ẹ̀tì kalẹ̀ gbé bàkáǹdì fún dànù ní wá ìgbájú fún dànù kò sáyè kéré kàkà káyẹ̀ mọ̀ pé wọ́n ń fi ẹ̀sìn sí ẹ̀yẹ gbogbo nǹkan láyé dẹ̀tí sí ẹ̀yẹ tán ó kú a ní àyìn wọ́n ń fi ọlọ́ọ̀bá ṣe skit àwọn èèyàn fọ́lọ́ Allah kò sí tí wọ́n tí tọ́ọ̀tì tán gbogbo mọ̀kọ̀ gbogbo àwọn nǹkan iyì nǹkan àpọ́nlé tó ṣe pé kódà àwọn tán sáwàdà láyé jọ́ ni láyé jọ́ tá ma ń fi àwọn tí wọ́n àárín òun òkú sí kúfù tí wọ́n ẹ̀ṣẹ̀ làwọn ń ṣe yẹn tí wọ́n tó rán parọ́ ni wọ́n sì sí tí ò dáa ni wọ́n èyí tọ́tí ẹ̀sì ẹ̀tọ́ ọbí tó fún ọba dé díẹ̀díẹ̀ ni ẹ̀rẹ́tẹ́ ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kọmọ fi orúkọ mùsùlùmí ó kọ Islam kọmọ fi ṣe àwàdà púpọ̀ nínú fíìmù tó máa ṣe fún yín ó kọta ní máa fi sáwàdà mùsùlùmí ó mọ̀ gbọ́ jẹ̀ lílì ó mọ̀ gbọ́ ẹ́ lúkúlúkú muniru àtàmbàlì orúkọ tó dáa munir hanbal imam ahmed bin hanbal ó wá di pé ọ̀rẹ́ nìkẹ́ tí ń sọ mọ́mù ní rúmà àbámbà nípa ah, ara o tẹ́wàtọ́ ní àhámbàlù alẹ́gbà ayọ́rọ̀ o ẹ mọ̀ gbọ́ kí ló túnkù miftahu mọ̀ nípa miftahu mọ̀ miftahu ni yàbí wọ́n ń gbé bí miftahu dín àwọn kọ́tọ́ máa àdọ́fà dín ní mọ́mà nìkan miftahu dín kíníkà dín kíníkà dín tààjù ọgbọ̀lẹ́gbọ́ tààjù fọ́gá kìníkan kìníkan ìgbàwó súlé súlé bẹ̀lẹ̀ ní súlé bẹ̀m̀bẹ̀ súlé kìníkan gẹ́gẹ́gẹ́ súlé mẹ́ndẹ̀lẹ̀ sẹ́tàn ti bẹ̀rẹ̀ ní ìgbàtọ̀kọ́ sí ẹ̀yìn ló jẹ́ pé kìníkan wà tágbùdọ̀ mà sórí tágbùdọ̀ bá ti bẹ̀rẹ̀ tẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ yóò mọ̀ tóbi sí ni sẹ́gbà tí yìí kọ́kọ́ ṣẹlẹ̀ tán kọ́kọ́ lálà sí orí wọn náà tí lálà sí jáde from different angles táwọn àfá láàrín mọ́sálásí káàkiri tí wọ́n ń ké fáwọn èèyàn ẹ ṣọ́ra o òfò lélé yìí o ẹ pàwọn ní fíìmù orí wọ́n ti pé láyé wọn ní tọ́tí ẹ̀má àmá ńgbàtẹ́ sí bá bí ṣe mọ́ ọpẹ́tì ni ṣètọ́nù jọ búrú lọ́sáwọ́ jọ yóò wo reaction yóò wòyìn báyìí wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ <laughs> ẹ̀ tún fi kún un àmúgbálá ọkọ́ dé ó gbé wá ní 10 ẹ̀yin gbé 50 fún ẹ̀wú bá pé eh ah wọ́n náà pé ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mi kò ní gbé ẹ̀wú yóò lọ wá ànàdá òjò fi gba ẹ̀yin náà tó lọ dóde tún mọ̀ bọ̀ wá o àfin dóde ọ̀nà tó ní hákàdà yakun hákàdà ya'ishun al-muslimun ló jẹ́ kí táwọn musulmi bá ti wà abúrú ń tètè rí bí wọbẹ̀ tí ìbá ń ṣèṣì tí wọ́n kàn mẹ́ọ̀tà àwọn èèyàn tán sọ àjẹ́ musulmi ọlọ́bẹ̀ ni ò jọ́jẹ́ níbọ́dí ó ọlọ́run òróró àwọn àdísì ń pọ̀ ẹ́ ohun tó dà ìkínà ń bèé sẹ́mí aláàmọ́ ní àmìdà wú ọlọ́ni mẹni tí ń se tálọ́bá yìí túbọ̀ àwọn gẹ́nẹ́ èyí tún sẹ́mí aláàmọ́ ní ẹwọ́ ní bóònà ṣe ń túnkẹ́ wọn ẹ̀ wọ́n tún fi kọrin fún àwọn Allahu Akbar ẹ́ ọmọ bí tún kútùbà ẹwọ̀n gan so ẹ̀dàkọ̀ yẹ ká sọ́ra èyàn tún yà sí bí ní so that o ní máa gbà ọkọ̀ kọ̀ mẹ́fí pa rẹ̀ fún àkíbíyà kò ní sí àtọ̀ láàrin wọ àtàwọn sàn gbogbo èmi tó bá di yamal kiyama so anam àdítẹ́lẹ̀ kẹta náà ni so dá kí ẹ̀nà máa tàhárọ̀ kí ní ẹ̀nà ìgbà kí ẹ̀ sínú kò wá sọ́nà kí ẹ̀ sínú pẹ̀lú àwọn nǹkan mìíràn kìkín sẹ́sẹ̀ ayé báyìí àbí àmá ẹ̀mọ̀ kí ẹ̀ máa gbà annabi ma lulé àbí èmínú ma lulé sallallahu alaihi wasallam so labidu inshallah eh, kí ẹ jẹ́ kí àwọn masajid náà kọjẹ́ káwọn labidun pọ̀ ní masalasi dáadáa kama hafa mọ̀ yìí tó bá ti di tẹ́mù Ramadan àwọn tẹ́mù yìí ni tẹ́mù tí ẹmọ ń gbára dága ní ọ̀pọ̀lọpọ̀ náà musulmi ọmọ àwọn nǹkan tó ń gbé wá mọ́sálásí yẹn táwọn yẹn fi sínú tó fi ń gbáwẹ̀ tó fi ṣe gbọ́ ẹ̀yẹn kọ́ wàláhì àwọn khairat tó pọ̀ gan ló ń kí bùkalẹ̀ fún ààrẹ ti di ẹ̀fún eh, adiyamal kiyama náà nínú ọ̀kẹta lé wọ́n bí hadithi náà ni wípé mustahabbu ni ká sínú pẹ̀lú àwọn làbídùn bóyá tútù ni àbí gbígbẹ tàbárí àbí kálò omi in tó dán kálò ìkan mẹ́tẹ̀ta yẹn làbídùn tútù làbídùn gbígbẹ àbí ká sí kí ni o kálò omi tọ̀kọ̀ wá sí ó wá jẹ watermelon ní ó mú sàn ní kò sí gbẹ́ àmọ́ kìí ṣe na máa ń gbé ó náà pé ọ̀sán máa ń àbí kaṣù bọ́ọ̀lù tẹ̀lú mọ̀ bí fi kaṣù sínú pineapple wà òkè àbí láti fi sínú ókò àwọn oúnjẹ àwọn fútù yìí à ẹ̀fẹ́ bàbísàn àbúté kí náà ń pè o ní pé àwọn oúnjẹ kan tó ṣe pé ní health kò yẹ kí ẹ jẹ lórí empty stomach so tó bá kọ́ jẹ làbídù náà tó jẹ gbẹ̀ná o lè wá jẹ pineapple àbú mọ́tàmínà náà sí so kò fi ní túnmà ní ẹ̀nà ẹ̀hẹ́n so naam wọ́n nínú ẹ̀ ní pé Ibn al-Qayyim rahimahullah wọ́n sọ níbi at-Tibbun Nabawi wọ́n ni wa hadha min kamali shafaqatihi sallallahu alaihi wasallam èdè nínú púpọ̀ shafaqo àánú tà nábi ní síwáni ala ummatihi wa nushuhu aw nushihi fa inna tamara muqawwin lil kabdi kidney kídìní a mọ́jú sí kíni o kọ lágbára mọ̀lí lè tọ́bẹ̀ ó ma ń jẹ́ kí ara àyàn kó sí kíni o kó balẹ̀ wà húwà min akthari thimar tagbiyatan lil badan nínú àwọn èso tí fi ní nutrients jù fara ni làbínú wa kódà wọn ló ma ń yóyàn tó bá jẹ bọ́ ọ̀nà pé tó pé yíyóyàn ó mọ́ sí pẹ̀lú <laughs> làákàí ó ti láwọn jàkẹ́

wà ilẹ̀ tí ẹ̀bá sí ìjẹ́ àkíbí ọpọlọwà ti program síbẹ̀ ní làbídù náà ìyẹn lè jẹ́ tí yóò náà so kódà lẹ́gbẹ̀ẹ́ kódà ní sàárùn náà tí ẹ̀bá jẹ́ sàárùn yóò jẹ́ <laughs> so o lè jẹ́ ẹ̀ làbídù àtomi ẹ̀rọ yàrí ọpọlọ ó ti wà ń bẹ̀ <laughs> ó ti mọ̀ wọlẹ̀ báyìí ó ń dibi tẹ́ báyìí ọ̀rẹ́ wọ́n lọ sùn ni gbogbojọ́ yóò kú báyìí kò ní gbádùn yóò kàn máa lọ́n káàkiri báyìí wallahu musta'an náà so ok náà eh, wọ́n ní fàhúwà fàákẹ́ hàtùn èso ni wàgọ̀dáùn nutrient ni wàdàwáùn oògùn ni wàhálwá sweet ni so ìyẹn lè dẹ̀gbà kí ọ̀túnmà last week náà bí ẹ̀rínù fẹ́báyàmí now so um, masala tó túnkún bí ọ̀rọ̀ wìsọ́lù ní but time wọ́n ti fẹ́ pé ẹjẹ́ kí n kàkà nítorí àwọn ọ̀rọ̀ masala obìnrin tí mo ní mo fẹ́ sọ lánàá so gbàtọ́lọ̀ sáà àwọn ọ̀rọ̀ Sheikh Arafat kẹ́yìn da zari ka ọ̀rọ̀ so Sheikh Arafat wọ́n ṣe ìntẹ̀kọ́wọ̀ àwọn ahadith mo sẹ́dẹ̀ sí irin mashiwa ṣe so ọ̀rọ̀ nípa alhamil wal murdi' ẹ̀yẹ tó bá jẹ́ ìbẹ̀rù alátọ́dọ̀ àwọn obìnrin wípé tọ̀ ní ìsinmá ìṣà lè gbàwẹ̀ àbí ni àwọn fatawa tí Ibn Abbas radiyallahu ma àti Ibn Umar radiyallahu ma tí wọ́n ṣe oní pé ẹwù táìtù ọ̀rọ̀ yẹn wọ́n alhamil wal murdi' alayhim al-it'am idha khafata wala qada'a èyàn tó bá jẹ́ obìnrin tó lóyún àbí tí ń fún ọmọ lọ́mú àwọn méjèèjì wọ́n fi di àwọn èèyàn ni kò sì sí kọ̀dọ̀ òfin wọn ní ṣe kíni wọn ò ní ṣe kọ̀dọ̀ wọ́n fi di àwọn èèyàn ni mọ́ fẹ́ mọ́ sọ pé ìdá kọfàtà alhalak nínú àfàídì mi tí mo tún ṣe níbi àwọn nǹkan mi tí mo kà ní ipé tí wọ́n bá ń bẹ̀rù halaki ni o amma ìdá amina alhalaka fala iskala a yajuzu lahum asiya tọ́kàn bá balẹ̀ pé kò sí tí ó ṣe mí wọ́n lè gbàwẹ̀ but in most cases kéèzì kò kí ṣe kí ni yíò kò kéèzì ó jẹ tún gbàmí tó bá já ọmọ ọkùnrin àwọn yíò mọ̀yán mú tí wọn ajáwọn tán gbàwẹ̀ ni àwọn lè wọ́n lè fẹ́ mú yẹn pa in most cases ẹn pẹ̀lú ìtòkú bọ́kùn sí rí tọ̀bí àwọn ọkùnrin so tó bá jẹ́ obìnrin obìnrin mìíràn tún ni òun náà tó bá kàdà dàgbé ní padà Allah nù àmọ́yìn sí yóò so in tó tó ṣẹlẹ̀ ní pé púpọ̀ náà obìjẹ táwọn obìnrin jẹ lé nìna kìí tó ń jẹ tó rílì ní nutrient bẹ́ẹ̀ náà kí ilẹ̀ lómi ma ń jẹ kí náà ń gbà kí ni trashes àbí kí mọ́ gbé jumps indomie ló ń jẹ káàkiri bá popcorn indomie gizzard eh conflict sóúnjẹ làwọn yìí cheese ball Allah understand so and then so in and then in 2000 olympic kí ní ètò affect health ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn náà pé a ní kú wà gẹ́gẹ́ bí àwọn tànámà so in most cases báyìí obìnrin tó bá ti lóyún àbí tó bá ti bímọ wó má gbààwẹ̀ ọdàmà rẹ̀ ma fáyẹ̀ ló ń jẹ ní ẹwà wọn kùnrin ẹwọ ẹwà ìgbà ẹ àbútẹ́bára èèyàn máa obìnrin tó pé àwọn obìnrin tó pé wọ́n ti tẹ́tì dágbó ní èmi mọ̀ obìnrin tó pé obìnrin 60 ó strong obìnrin 20 lọ uksin rabbil kaaba tẹ́mì tí rí fún àmì nínú obìnrin 60 years kó dẹ̀ strong jọ mọ́ 20 30 lọ so gbogbo náà plan àwọn ìgbó gbogbo náà bá ṣe gbogbo náà dé mashiyan ala al-qada gbogbo ẹ pé ẹ̀ ní ma pẹ́lá ìmọ̀nà ẹ̀yẹ báyìí àmì bẹ̀rẹ̀ kí ẹ̀kì wà mọ́nà amíruhó nùnà kí sùfò fìlàkàlì bí ó ṣe máa dínkù yóò máa dínkù ní ẹ̀yẹ báyìí àmì so in most cases wo fún health àwọn obìnrin ẹlòmí gan kò gbàwẹ̀ gan kò gbádùn gan aláwọ̀ tó agbàwẹ̀ náà ó tó dákún wàhálà tí ń ṣe ọ́ so wọ́n mú àdíta ẹmọ wà díta aláwọ̀ kọ̀tọ̀ mọ́ ní sorry asagìlátọ̀ wọ́n ni akhraja ibn al-jarud fil muntaka min tariki sa'id bin jubair an ibn abbas radiyallahu anhuma qala rukhisa li shaykh al-kabir wal ajuz al-kabira wọ́n na ṣe rukhsa wọ́n ṣe ìdẹ̀kùn ẹ̀dẹ̀ fún ọkùnrin tó bá ti dàgbà àtobìnrin tó ti darúgbó fi dhalik níbibẹ̀ ẹmọ́gbàwẹ̀ wàhúmá yùtìkọ́ ní sọ́un a méjì sí lágbàá láti gbàwẹ̀ o àmọ́ ní kamagbàwẹ̀ a ní ef a ní yùftẹ̀rọ ìṣàá kan se kí ni o kí wọ́n sínú kamagbàwẹ̀ tó bá wù wọ́n a yùtì ìmà kúlà yaumin miskinan àbí kan ni o kí wọ́n ṣe ìtọ́am ní ọgbọ́jọ́ miskini kan wà kò dẹ̀ sí kọ̀dọ̀ òfà méjèèjì thumma nusikha dhalik wọ́n wá ṣe naskhu wọ́n abrogate èyí tàti sọ yẹn a fa'a thumma nusikha dhalika fi hadhihi al-aya wọ́n wá ṣe kíni wọ́n ṣe naskhu ilé wọ́n abrogate pẹ̀lú aya yìí aya náà ni wípé faman shahida minkum ash falyasumhu ìbáyìn àbí ẹgbẹ́tẹ̀ tẹ́lẹ̀wà an tasumu khayrun lakum so but wọ́n padà ṣe kí ni wọ́n wá ṣe nọ́sọ̀ rẹ̀ naam wọ́n ni wa thabata li sheikh mosin kọwàá ibn abbas lọ wa thabata li sheikh al-kabir wal-ajuz al-kabira ó wá rí lẹ̀ fún ọkùnrin tó ti dàgbà tóbìnrin tó náà ti dàgbà tàti darúgbó ìdàkáná láàyù ti kọ́ọ̀n asọ́ tí wọn ò bá lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lè gbà wọ́n lè gbà kí ní yóò wáfá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lè gbà o wọ́n ò lè gbà o wọ́n lè má gbà kí náà mọ̀ sí ìtọ̀ àmù àmọ́ ní ìsìn wọ́n ní ó wá ń rinlẹ̀ báyìí fún arúgbó lọ́kùnrin àti lóbìnrin ìdàkánà láàyù tí kọ́ ní asọ́m tí wọ́n bá lè gbàwẹ̀ walhubla walmurdia gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àti èèyàn tó lóyún àti ẹni tí ó ń fọmọ lọ́mú lọ́wọ́ ìdákọ́ fàtà tẹ́rù ta kí ni wa at'amata kulla min miskina each day o wọ́n a ma fún miskini ni oúnjẹ tayyib múdà oúnjẹ yẹn o náà ni gẹ́bẹ̀ àwọn ìṣàlàyé o ní kí náà gbé nisfu sa'a nisfu sa'a ìlàjì sa'a sa'a kan mújú mélòó àmì báyìí ṣe ń ṣe ó rànkí kan múdù ẹyọ̀kan wọ́n mélòó ní múdù ẹyọ̀kan calculation mọ́ fẹ́ dẹ̀ ọgbà mi wọ́n náà fi fọ́ọ̀mù ní sọ́ọ̀ká ní wà mú ti gbàgbé iye ọwọ́ tó mọ́ jẹ́ múdù kan so tó bá ti calculate wọ́n lè calculate ẹ̀ka o lè calculate wọ́n 1.5 kg ni 1.5 kg agolo nǹkan náà mọ̀ yá fún mi lérò pé abúlà bá sì eh, cups lẹ́gbẹ̀ẹ́ wọ́n 9 cups tàbí wọ́n 9 cup sí èyí tàà fi ń yọ nǹkan bí so lójúmọ́ kan ó yọ ráìsì 9 cups fẹ́nìkan èyí bá yẹn tó wá fẹ́ yọ tútù nìyẹn náà àbí oúnjẹ oúnjẹ wọ́n ní kí mi ń kút albalad ẹlòmí ògbésẹ́ ẹ tí wọ́n <laughs> ah, bí akẹ́fẹ́ kan gbàwẹ̀ àbí akẹ́fẹ́ kan gbàwẹ̀ ń gbà náà mẹ́rin ni ó ṣe ní 30 days báyìí kọ́pì mẹ́rin 30 days abọ́ 34 bága ẹ̀sìn kan tọ̀ wọ́n ní bá gíráìsì kan abọ́ méjì but though èyí tẹ́bì ti mọ̀tẹ́lẹ̀ ṣá Allahu alam èyí tó ṣe ziyara tó bá kìí o ní pé oúnjẹ tí ó bá ti tó yàn jẹ tó bá jóúnjẹ sísè ó lẹ́gbẹ̀ẹ́ tán sọ yí oúnjẹ tútù bòdí ìmọ̀tẹ̀gbẹ̀ tí ó bá ti tó yàn jẹ tí yàn kan jẹ tí ó gbádùn pé mo jẹun bí i àtẹ́ntẹ́fù kan kò ní sóúnjẹ ẹ̀dù àìtẹ̀tẹ̀mù kí n sóúnjẹ ẹ̀ ṣe mú jẹ́ tí mo sọ àrí àwọn èèyàn burú gan-an mo ti give up mo ti give up naam ẹmọ gbọ́ ó ti lé báyà rí so ó ti fi ń dájú ní pé obìnrin mo fẹ̀ẹ̀kan mọ́ gbáwẹ̀ Imamu Daro kú tí wọ́n tún mú wọn mú ẹgbàwà kan wá láti tọ́lẹ̀ nítorí kì Sa'id bin Jubair ipé Ibn Abbas radiyallahu anhuma wọ́n sọ pé wọ́n sọ fún lè ummi waladin lahu hubla aw murdi' fún ẹ̀yàká tó lọ́mà tó lóyún àbí fún ẹ̀yàká tó ń fọmọlọ́mọ anti min alladhina la yutiquna as-sawm ó wà nínú àtòkí wọn kún lágbára àti gbàwẹ̀ wọn ò lágbára hmm? alaikal jaza walisa alaikal qada ó ní ládá àmọ́ ní san àwẹ̀ padà kí ní tí wọ́n tán sọkún ó ṣe ìtàn wa akhraja ad-Daraqutni min tariqi an Sa'id bin Jubair ìmítúni ẹgbàrámi tún ní pé láwọ amatun tó rí rú fa ajhadat wọ́n ni wọ́n ní ẹgbùbìnrin kan tó ń fọmọ lọ́mú fa ajhadat bí oyún ṣe bàjẹ́ ma lára nù fa amara ibn abbas an tuftira ya ní wà tẹ́tẹ̀rẹ̀ ibn abbas wà ní pé kanjáwé kákàmọ̀ fún ìyàlóúnjẹ wà láà tẹ́kù dé àmọ́kọ́mọ́ṣe kàdá wọ́n ní imamu dáwọ́ tó túgbà mẹ́wàá látọ́dọ̀ ibn Mas'ud rẹ̀ pé kanat bintun libni Umar radiyallahu anhuma tahta rajulin min Quraysh wọ́n ní obìnrin kan wà wọ́n ní ọmọbìnrin kan wà tí fún ibn Umar ọkùnrin kan tó jẹ́ kúrọ́ṣí olófẹ́ wa kanat hamila ó sì lóyún fa wọ́n ní fa'amọ́rọ̀ ibn abbas an tuftira wa tut'ima an kulli yawmin miskina ibn abbas wọ́n ní pé kó ṣe kíni kó sínú kó ma fún an kulli yawmin kó ma fún àwọn ẹ̀lún jẹjẹ èyí tó ní pé látọ̀ tọ̀ríkì náà fẹ́ látọ̀ ibn umar radiyallahu anhuma anna mar'atan sa'alatuhu wa hiya habla obìnrin kan bèèrè lọ́wọ́ wọn wọ́n Ah, ibn Umar sọ fún pé aftiri wa at'imi an kulli yawmin miskina ẹ ṣe kí ni ẹ ṣe ìftar ẹ wá fún lóúnjẹ ní gbogbo ọjúmọ́ kan miskin wala taqdi ẹ má ṣe qada so wallahu alam nakiri dára insha Allah sallallahu alaihi wasallam wa sallam wa subhanakallahumma wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته